الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقف الله سبحانه وتعالى atọrọ alékún ìkẹ́ àti ìgẹ̀ fún annabiwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ilé tí a fẹ́ wòlé ní ilé tafsiru surati al-falaq tafsir sura al so ní ọ̀sẹ̀ tó kọjá awo suratu nas tí a dẹ̀ ṣàlàyé rẹ̀ àdẹni pé sórọ̀tù nas àti sórọ̀tù falak méjèèjì ni wọ́n ma ń pè ní al-mu'awwidhatan al-mu'awwidhatan kí ni túnmà al-mu'awwidhatan òun nǹkan méjì tí a ma fi ń wá ìṣọ́ Allah subhanahu wa ta'ala kó níbi ah, gbogbo àwọn abúrú but makan ma sọ̀rọ̀ díẹ̀ nípa al-mu'awwidhatan ẹ jẹ́ n ka díẹ̀ fún nínú tafsir ibn kathir rahimahullah because ó ní ọ̀rọ̀ kan tó ṣe pé ó wá látọ̀dọ̀ ibn mas'ud radiyallahu anhu ipe àwọn ò gba al-mu'awwidhatan ipò wà nínú Qur'an wọn gbà ipe wọ́n gbà ipe innama huwa huma du'a'un yad'u bihima رسول الله صلى الله عليه وسلم ما كان وقفوا نينو تفسير ابن كثير ما ريكا كان نينو آه، هذا كان بفتح القدير تتي الشوكاني ابن كثير يعني قال الامام احمد حدثنا عفان قال حدثنا حماد بن سلمة قال اخبرنا عاصم بن بهدله عن زبر بن حبيش قال قلت لأبي بن كعب إن ابن مسعود رضي الله عنه كان لا يكتب المعوذتين في مصحفه فقال أشهد أن لا إله أن رسول الله صلى الله عليه وسلم أخبرني أن جبريل عليه السلام قال له قل أعوذ برب الفلق فقلتها قال قل أعوذ برب الناس فقلتها فنحن نقول ما قال النبي صلى الله عليه وسلم ẹgbàwáyìn fi rìnlẹ̀ ipé wọ́n sọ pé ibn mas'udin radiyallahu anhu kana ya hukku wọ́n ma ń parẹ́ wọ́n dẹ̀ ma ń yọkú nínú mushafu tí wọ́n kúl a'udhu bi rabbil falaq wa kúl a'udhu bi rabbin nas ipé kò sí nínú súwárí al-Qur'an eléyìí wá ní mas'ala yìí kọ́wù mas'ala tó ṣe pé ẹnu àwọn àfáwùkù lórí ẹ̀ ṣe kìní yìí só wà thabit dé ọ̀dọ̀ ṣe lóòtọ́ ní pé Ibn Mas'ud sọ bẹ́ẹ̀ lóòtọ́ àbí wọn ò sọ bẹ́ẹ̀ ẹtùmọ̀ gbọ́n tí Shawkani sọ <clears throat> Shawkani ní wàhíyà makiyyatun fi qawli Hasan wa Ikrimah ọ̀sẹ̀ tó kọjá amẹ́nubà wípé khilafu ma ń sábà ṣẹlẹ̀ níbi wípé ìbò ni súrọ̀ ìtì sọ̀kalẹ̀ ṣe Makka ni àbí Madina ẹ̀rìta àmì ò ní pé Makka ni àmì ò ní Madina ni àmì ò ní pé nuzila fi Makka wal Madina èyí kọ́kọ́ mọ̀ yíò na tíra pọ̀ táwọn afá وقتادة وأخرج أحمد والبزار والطبراني وابن مرداوي من ترك قال السيوطي صحيحة wọ́n kọ́ wọ́n àfá wa tí wọ́n mọ́ àwọn Túrùkù wá ẹ́yìn tí sì yíó tí dẹ̀ sọ wípé àwọn Túrùkù wá sọ̀híhá àní Ibn Mas'ud dọ́dọ̀ Ibn Mas'ud so wọ́n ti mọ́ra àwọn àfá wa báyìí pé kọ̀tá Ahmadu gbawa Al-Bazzar At-Tabarani Ibn Magdawi kí ni mafáàdù ẹ̀ kí má fi àsìkò mọ́gbásìkò mafáàdù ẹ̀ náà ni wípé ọ̀rọ̀ ta kà sí wájúlẹ̀ kan yẹn but ó wá ní ọ̀rọ̀ Ibn Hazm kan ọ̀rọ̀ Ibn Hazm nínú Muhalla tafin nípa mas'ala yìí pé ẹmọ fi fakadhibun mawdu' gbogbo riwaya tẹyẹnyẹ tó wá látọ̀dọ̀ ibn mas'udin radiyallahu anhu yíkí mu'awwidhatan kul a'udhu bi rabbil falaq wa kul a'udhu bi rabbin nas wípé kò sí nínú Qur'an fakadhibun mawdu'un irọ́ ni àgbélẹ̀rọ ni wa innama sahhat anhu magbọ́rù ṣe bóòrin lalátọ̀dọ̀ ibn mas'ud قراءة عاصم عن زر بن حبيش عن ابن مسعود قراءة عاصم به لا ترى زر بن حبيش لا ترى ابن مسعود رضي الله عنه وفيها أم القرآن والمعوذتان قراءة توى مسندة قد صدر ابن مسعود معوذتان من به oye báyìí àbí ìtumẹ̀ nípa àtà kí ọlọ́dọ̀ Ibn Mas'ud wọ́n ká mọ̀ àgbìdàtàn nínú àtà fìlọ sí wípé ríwáyà yìí ó wà sọ̀híhà nínú náà Ibn Hajar rahimahullah àmọ́ pẹ̀lú àlàyé tí ó báyìí àbí kí lálàyé tó wà ń bẹ̀ àlàyé tí wọ́n ṣe ń bẹ̀ náà ni masala yìí wá ní mọ́ríkà nínú àwọn ẹni àmì ṣorí a masáìlì kan àti pé masáìlì ìgbéyà ni ikhtalafa fiha al-ulama a ma mẹ́ example fún àdáadáa ikhtalafa fiha al-ulama eh masáìlì ilmiya ni wọ́n kìkín ṣe wípé olúwàjò kó ti pé ṣe bí mímọ̀ sí náà sọ báyìí wa aina al-haqq as-salafi yataharra al wọ́sọ̀wàábé èyàn tó bá jẹ́ ní súnnà náà yóò máa wò yí pé ìbò olùdúdó ìwòlò correct so almohim o ní ẹlẹ́ẹ̀kejì ni pé sásìkò gbà mí àti sọ̀yìn mẹ́bá yìí ẹ jẹ́ kí n ka súrọ̀ yìí tán kalẹ̀ máa sọ díẹ̀ nípa mo ti mẹ́nu bá tẹ́lẹ̀ náà but máa kẹsà rí kankan díẹ̀ fún wa tí ìyẹn kí n ka ah, al-Mu'awwidhatayn imam Sa'di imam abdurrahman bin nasir al-sadi rahimahullah wọ́n kà wọ́n ní kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqab wa min sharri an-naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad wọ́n ní kul ay muta'awwidhan sọ lẹ́ni tó ń wá ìṣọ́ ọlọ́run kí ni kẹtẹfẹ́ kó sọ a'udhu ay alja'u wa alúrú wa àtẹ́sìmú ìtumọ̀ àrúdù nìyẹn mò ń ságbàmígbàmí wá sọ́dọ̀ ìwọ̀ Allah bí rọ́bìl fálàkó pẹ̀lú ọlọ́ọba ọba tó ní alfálàkó kí ní alfálàkó ní fálìkùl habbi wà náwà wà fálìkùl isbah ìtumọ̀ rẹ̀ ní fálìkùl habbi wà náwà ọba tí ma ń fọ́ kóró nǹkan tí ma ń sọ di méjì tí ma ń split gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọba tí ma ń jẹ́ kí ìmọ́lẹ̀ jáde lẹ́yìn òkùnkùn lẹ́yìn ní ìsinmáyì ilẹ̀ ti ṣúgbà yà bí nígbàtí bá fi rí arọ̀ lábáyìn kan kí ní ó ṣẹlẹ̀ ìmọ́lẹ̀ ó kàn là jáde nínú òru dúdú ni hadha huwa ma khalaq an wá subhanahu wa ta'ala kúò níbi kíni kúò níbi aburú nǹkan tí وهذا يشمل جميع ما خلق الله eléyìí kó sínú gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala tí wọ́n dá min insin wa jinnin yálà èyàn ni yálà alìjannú ni wa hayawanatin àbáwọ̀ ẹranko fayusta'adu bi khaliqiha min ash kúrò níbi aburú wọn thumma khassa ba'da ma amma lẹ́yìn ìgbà tọ́lọ́run wá kọ́kọ́ kó lákòóyàwó lẹ ní àkótẹ́yẹnyẹ ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní máa mú lẹ́yọ kọ̀ọ̀kan kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq gbogbo tí ọlọ́run bá dá èèyàn kó sínú ẹ̀ àlìjànú kó sínú ẹ̀ àwọn ẹranko àwọn nǹkan míì tó ṣe pé yàn mú ṣe kí ní o tẹ́yàn náà máa tó bá ti láburú òun wá ìṣọ́ ọlọ́ọ̀bá kó níbi bẹ̀ lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ni wà mí ń ṣàbùrì ẹ̀kọ́ sí kí ìdàwákọ́bẹ̀ man khaliqu al-ghasiq wọ́n kọ́kọ́ ní mí ń ṣàbùrì ma khalaq nígbà tó bá ń dákọ̀ tó bá jẹ́ bí dhikirul khas ba'dalam oye báyìí àbí zuyyina linnas hubbu shahawat minan nisa'i oye báyìí àbí hubbu shahawat am shahawat gbogbo shahawa bí minan nisa'i obin walbalin walqanatir lil muqantarati min adh والحادثة بيه له نعم وني أي من شر ما يكون في الليل غازق نعم أني أردد أي من شر ما يكون في الليل kó níbi agbúrún tí ma ń ṣẹlẹ̀ lóòrùn hìínú yẹ́rùsà náàs nígbà tó rú bá ti gbogbo wa mọ́lẹ̀ wàtẹ̀ntẹ́ṣìrù fíhì kẹfìírún mínal àrùwáhì ṣẹ̀rírọ̀ ní òru tó ṣe pé ìgbẹ̀yìn làwọn ẹ̀mí burúkú tí wọ́n ń pọ̀ tọ́mọ jáde wal hayawanatil mu'dhiya àti àwọn ẹranko tó lè fara nìyàn jẹ́ fọ́ nínú kọ̀kan bẹ̀rẹ̀ pọ́ìntì kan wà bẹ̀rẹ̀ ní pé ó ní al-hukmu yartabitu òfin àwọn àdájọ́ àbíká nígbàmí khitob gẹ́gbàmí khitob wọ́n mọ́ ń gbé lórí kí ló pọ̀jù kí ni greatest occurrence nígbàtà Ànábì sọ pé tí ọkọ ìkan nínú ẹ̀yin obìnrin tó bá pè yí bìlẹ́ìlì ní òun ẹ̀yẹ báyìí àrí ọgbùnà dáló ṣe ìtumẹ̀ ní pé òun nìkan náà ń pè òwú ní ma ń sábà ṣe kíni ní ma ń sábà ṣẹlẹ̀ jù ó yà bí òyí nítorí mọ́ ń sọ́lẹ̀ yìí ìkọ́nà àwọn òpònú àwọn ọmọ kírísítẹ́nì òsìrí lè dẹ́ta ma ń takò islam lórí nẹ́tì bó ṣe bẹ̀rẹ̀ nú ní wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ mùsùlùmí kan ẹni tí ẹni ìyàwó ànú ó dẹni tí ẹja bá jòkú rẹ̀ ńkọ́ ó dẹni tí iná bá jó ńkọ́ ó dá ẹni tí kìní kan bá ṣe kìní kan kọ́ wọ́n bèèrè different if to rodot ó ní ṣẹ̀bínú sàárè nìkan ni annabi sọ ẹ̀yìn rízi ní pé sàárè nìkan ni o aglabiya ni ìtumẹ̀ ní pé kò síbí tó bá kò sí gbókù rẹ bá ṣe ṣe èyàn tẹ́gbé sínú sàárè àti wọn náà the same nínú òkú 100 tó bá kú 90 kíní kan bẹ́ inú sàyẹ́sì wọn ni ẹ̀yìn kan inájú ìkan èyí o mọ́ ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ̀kan ní alisa catholic bọ̀ kí ni majority ẹgbẹ̀ sínú sàárẹ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ tẹ́ àmọ́ nínú khitab ash-shar'i ní pé wọ́n sọ hukmu mọ́ tó ṣe pọ̀ ní mọ́ ń sábà ọkọ̀ ọjù kò mí pé kèkè ní ọ̀fẹ́ ìtumẹ̀ ní pé kèkè ń ṣe kébíyàwó òru nìkan lábúrú mọ́ ń ṣẹlẹ̀

so túnmọ̀ ní ẹ dàmkí agbóyí náà so wà mí sábúrí rọ́síkin òun wà ìsọ ọlọ́ọ̀bá kò níbi aburú tí ma ń bẹ lóòrù ìdáwakọba tó bá ti sú tó ti dúdú wà mí sábúrí nàfàtà ti fi lòrókọ́dé àti kò níbi aburú àwọn tí ma ń ṣe púẹ̀ púẹ̀ tó ma ń fẹ́ nǹkan sínú nǹkan tí wọ́n dé alìrókọ́d bí àwọn tí wọ́n wé tí wọ́n wé báyìí tí wọ́n yáde púẹ̀ púẹ̀ ìwú ẹ̀ olúgbóhùn ibi olúgbóhùn ẹ̀hẹ́ ìwú ẹ̀ lọmọ láwà ní rédèrèdè kan jò ní ìgbéjáde nínú agbádá tó ní kọ́wọ́bẹ̀ bẹ́ẹ̀ ní láwà ní mara eh Allahu Akbar bàbá gbéṣẹ́ jáde ó tún Allahu Akbar èyàn gbé ẹbọ jáde àyọ́sù máa Allahu Akbar ṣé ọlọ́ọ̀bá tó bí páwọn yẹn ń ṣẹbọ ni àbíkí ló ń sọ oníkógbé rẹ̀ púẹ̀ ó sì gbé wọlé pàdé eh bàbá gbéṣẹ́ jáde hadha mushrik ẹlẹ́bọ̀lélé èmi ṣe musulmi ọyẹ báyìí àrí èmi ṣe musulmi hadha laysa bi muslimin irú àwọn ènìyàn náà báyìí náà kọ́ irú wọn lẹ́wà bátà lọ jó ń sọ́ọ̀sì pẹ̀lú àwọn kìlíó irú wọn lẹ́rìí tán pèpè lọ sí wípé ẹsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn elebo irú wọn náà mọ̀ pèpè lọ sí bí unity àti leniency láàrin musulmi àtẹ́lẹ́bọ irú wọn làwọn sùfàháù kan tó rí wọ́n fẹ́ kú díẹ̀ làwọn wà máa sọ wípé onísúnà ni wọ́n ìyẹ̀ tí islamu ṣe fi fi rinlẹ̀ fún ni wọ́n pẹ̀lú onísúnà islam kò ṣe fi rinlẹ̀ fún ẹni tí bá ti ń dìfẹ́ndì ẹlẹ́bọ tí ń pè pẹ̀lọ sí bí pé àwọn àtàwọn ẹlẹ́bọ nǹkan kalájọ́ ń sí kéfẹ̀yẹ̀kúnù mùsùlùmí kéfẹ̀ kéfẹ̀ oyin bá yàbí náà so wà ní ṣáwì na fàtàtì fi lọ́kọ̀t àti kò níbi agbúrú àwọn tí wọ́n mọ́ ń fa nǹkan tó mọ́ ń ṣe tó ẹ̀ sínú ntaba ti dì káṣẹ gùn kó wíbẹ̀ kó wíbẹ̀ tó ẹ̀ ayé mi ṣáwì sàwáhìr ìtumẹ̀ ní kò níbi agbúrú àwọn òkú ìdán asáhìr jámù rẹ̀ ní kí ni o asáwáhìr ìsìláàmù ló gbógun ti séhìrù bó ṣó ti wọ́ndà gbé kí ló tẹ́wàá fi ń pè ànẹ́bì ní sáhìr àwọn ọmọ kìrìsìtánì náà gbógun ti terrorism jù ló tẹ́wàá pè ní terrorist bí ṣe mọ́n ṣẹlẹ̀ ní àbòsí ni wọ́n rí pé ákìlà ah, lè pè ànẹ́bì tí ó jẹ káàyẹ́ rí pé ọ̀rọ̀ tí ń sọ ò lọ ẹjẹ́ á pè ní sáhìr onídán ẹwà kó ìgbìyànjú ànẹ́bì àti gbìyànjú àwọn ènìyàn kódà ní yóò ní gbìyànjú kankan níbi idán àwọn gẹ́gẹ́ ń ṣe dán àwọn tó ń pè wá ń terrorist báyìí àwọn náà gbógun ti gọ́ọ̀mẹ́ntì àwọn náà kèkè lọ sí ibi gọ́ọ̀mẹ́ntì protest ẹ̀dìdé against àwọn olórí terrorism ló fẹ́ lágbára tó against olórí ìlú olórí tó lọ́mọ ogun tó níbọn tó ní weapon ẹ̀sì dìde against wọn terrorism ló fẹ́ tó yẹ àwọn sáláfí wá ń pè padà pé ẹ má lọ ìdàlúrú ni kọ̀tọ́ ẹwà láwọn ni terrorist ẹ̀rí pé ẹwòjọ́ tí ó pùn wájú ọlọ́ọ̀bà so mọ́jú orí àwọn ẹnu bẹ́sí mọ́ṣe fáwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bà náà annabi sallallahu alaihi wasallam ẹwò sí ìrùnukọ̀ kọ́lánukọ̀ nínú islam wọ́n ma ń pa sáhìrù ni tán bá ka ọpọ̀ sí dẹ́ wọ́n pa ọ́ wà láyùstàtàm láyùstàtàm wọ́n yóò sọ yustatab intab wa illa duriba unuquhu wọ́n ní ẹni kó túbá tó ba, túbá tí ò bá túbá ẹgẹ lórí ó ní dẹ́wọ́ gẹ lórí straight ni wọ́n ìfúnlẹ̀ láwùjọ so tí kí mọ́ kí islam lórí dáàbí ẹ̀tọ́ a ní àdẹ́bùwà ló dédé àà ṣẹ́gbẹ́ ó fẹ́ kò bá làkáyì reality ni ẹjá padà sí ẹ fi rọ́tẹ̀ ń pakalẹ̀ reality kí lájọ́ ń fa ẹjá jọ ń fa na'am so wani allati yasta'na ala sihrihinna bin nafathi fil aqdi àwọn tó ṣe pé wọ́n máa ń ṣe kíni tó máa fẹ́ ṣe idán tó máa ti pọ̀fọ̀ tó máa ti tú ẹ̀ allati ya'kidnaha ala sihr ní ò tó ṣe kí wọ́n máa ń ṣe wa min sharri hasidin idha hasad nínú tí ó jẹ́ ká ma burú tó tí ń bẹ fún hasadi ní ó ní pé gbogbo tọ́lọ̀ ti dákọ́ hasadi ọlọ́run ni ọwá sọ̀hún kò níbi aburú òòrùn birimu birimu wá tún wá ìṣọ́ ìmì ọlọ́run kò níbi aburú àwọn onídẹ́ wá tún wá ìṣọ́ الذين يتمنون زوال النعمة أنعمها الله على عبده أن تزول àwọn tọ́mọ̀ ń wò wípé oríire tọ́lọ̀ ń ṣe fún lágbàjá o kí oríire oun ti ẹ̀ bàjẹ́ èyí tó wá wọ́stì jù nínú ìrìn hasad o ní pé in tó ń tọrọ kó bọ́ lọ́wọ́ ma ìyá yẹn ìwọ ò ti ẹ̀ fẹ́ gan hasad pọ̀ kìsìkìsì ẹ̀rì mí ò tọrọ pé ọmọ ya mi tó lówó yìí gẹ́ni mùsùlùmí sí wípò nìkan ló lówó tó bá ti rẹ̀ tó lẹ́ẹ̀kọ́ mọ́ jọ́jì àwọn èèyàn jù níbi owó àwọn kan báyìí wọn ní ma ń wọn oríire àwọn èèyàn owó mélòó náà ló ní hasadi sumeni mo ní ti rówó mo ní ti rówó ẹjá bí hasadi sumeni yẹn ibú ti rówó ní kíni nínú àwọn òfin ṣẹ̀rí àkọmọ́wádìí ti rówó ni tó bá mọ̀ pọ́nà haram ní ti rówó tansahuhu ó ṣe nẹ̀ sí àfún ni ọ̀nà haram lafáì ti rówó agbẹ́mọ́jì haram ma ń táà ẹ̀ kí ni mọ́láwọn títí rówó rẹ̀ ẹgbẹ̀gbọ́ rẹ̀ ṣe ẹ̀rù bí ọlọ́mà ní wáyé tàà wáyé kẹ́yẹ̀ kẹ́dẹ̀ millions of naira yẹn kó mọ́ jẹ́ kó ti fi nǹkan sí nǹkan ní àà jẹ́ mbọ̀n kí ní kagbọ́ sóòmù pé táìmù corona tara ní ayé sóòmù kí lẹ́lùmí lóòdù ó ma rí àwọn tó tàdítà Allahu al-musta'an wọ́n rú kẹgbà wà rí nítorí àwọn èèyàn rí bí jáde mọ́ fóònù kú látàrọ̀ dalé ni ìgbà ìrìn náà tíwà ilé remote work iṣẹ́ fún balẹ̀ so data ó tagẹ́ ẹwù kẹbàwọn kí wà ní pé data gbé ní ẹ̀rẹ́ náà ni orí ẹjàrí lè ní ó oye báyìí àbí láà ó ní pé mọ́ sí hassan anybody because àwọn èèyàn mọ́ ń sọ kí ní kèkíṣẹ́ mìíbábí skútíní o ó fẹ́ sí hassan ní o kèké mìíbábí mọ́sílá kan hassan ní o ẹni iṣẹ́ ò ní ṣe iṣẹ́ ò lè mílẹ̀ ń ṣe ò lè mílẹ̀ ń ṣe àrámù ní iṣẹ́ ló yẹ kó gbogbo tí ẹ̀ rárá mọ́sọ̀bẹ̀ dákùn ṣọwárí hasad wá ní ibi tó ní agbádé kìí jẹ́ kí èyàn sórí láyé àdé kìí jẹ́ kí èyàn dùn o ní hasad yóò mọ̀ bọ́ láti inú kọ́lákù kan sínú kọ́lákù mi láti inú ìbànújẹ́ kan sínú ìbànújẹ́ mi ni kí nìdí gbogbo ìgbà tó bá ti rí oríire lọ́dọ̀ ọmọ ìyá kan báyìí inú bẹ̀rẹ̀ sí ni mọ̀ bí ni lágbàjá bímọ ìgé ni sẹ́sìn ní káàkiri kásàmọ́ dákẹ́ àwọn ọ̀gbọ̀n gbà kí ẹ̀kẹ́ fẹ́fẹ́ sọ kọ́bọ̀ gbé ẹ̀fẹ́ dà lúrú kí wá ló ń ṣe ohun atúlùse atáyése ni wọ́n ọ̀wọ́ tó ń dà lúrú tó gbé látáyése dákùn wo ẹwọ́ ohun kẹfà mọ́ kíníkà kíníkà ṣe ń gbà táwọ̀ wá tí níyàwó ṣe yíwá mi pé kíníkà ní onítìmọ̀ ẹlòmí ìgbà tó ti bímọ ní ìsìn bí a mọ̀ jí ó pa náà jí kọ́kọ́ pa tó bá ti wá pa ká mọ́ sán hasadi ni o hasadi pé gíní gíní gíní mọ́tò gbọ́lọ́ ti wọ́n ra mọ́tò ma ń se gíní hasad ojoojúmọ́ inú rẹ̀ ma bàjẹ́ sí because kí ni reason ọlọ́wọ́ ma gbé àrùn yẹ̀ ga wallahi èyàn tí ó ti jùlọ lánàá bí tẹjọ jẹ́gbẹ́ ọlọ́wọ́ lè o ṣe tírítì máìndì ara rẹ̀ kò ní bí hasad fọ́bẹ̀ṣì mọ́ tírítì máìndì ara yìí má jẹ́ kínú rẹ̀ bàjẹ́ láyé láyé rárára tó bá wúrí lọ́dọ̀ ọmọ ya jẹ́ kí wàhálà ti ẹ́pọ̀ jẹ́ pà sẹ́wọ̀n ah, ló bí mọ́ ní káàkà kí ní sẹ́wọ̀n ló gẹ́lọ lọ́mọ́ ní díkà ah, ẹmọ̀ kí yẹn só ìdùn tó ní agbá kí mú jẹ́ kí sí ìtọ́nu ṣe kí ni o kó fún wọn ní owó ìdùnú kan ìgbọ́lá rẹ̀ máa ń kó tíì àwọn ọmọ yákẹ̀ ti ra mọ́tò lé ní ọra mọ́tò ẹ̀ẹ́ ojú òbí mẹ́sàrí change kí ó tó jù change ẹ̀ẹ́ ok ok ok ẹ̀ẹ́ka lọ kí mo busy mo busy mo busy gbàtí mi nára kí ní só kí mi ní àwọn traces hasadi bó ṣe máa ń ṣe ọkùnrin bẹ́ẹ̀ ni máa ń ṣe obìnrin oye báyìí àbí kódà ìyá máa ń ní hasad ọmọ ẹlùmí ọmọ ẹbí ó ma ń pè kí ni ṣèbíyàn tó bá ní tó bá jù téyàn kí ló ma ń sọ dáadọ́ mímọ̀ pé ṣèbíyàn tí èyàn bá jù tó bá jù yàn lọ èyàn ma ń ṣe ásádẹ̀ ìsọkúsọ ló ń sọ yẹn èyàn ma ń ṣe ásádẹ̀ ní téyàn bá jù lọ bẹ́ẹ̀ni tó bá ti fún ásádẹ̀ mọ́kù lẹ́mì rẹ̀ gbogbo ló ma ṣe ásádẹ̀ kó ló ma ṣe ásádẹ̀ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ni àyẹ̀tí wọ̀rí àmì tí yà ọmọ ṣe ásádẹ̀ pé bóòlù ọmọ yìí sí le jù kó ní ọkọ́ tí sí mi gẹ́gí lọ́kọ́ jùkú ní àdàdà wà jùkú ní ọkọ́ kí ni wallahi ó wà bẹ́ dàdà kí ní ẹ̀ ó mọ́ ń ṣẹlẹ̀ tí yóò bá ti rí bí tíríti ẹ̀mí ara ẹni sórí Asad ó síṣẹ́ ó jùkú ti Asad báyìí tó ma lójoojúmọ́ nífà wọn níbi tèbí à rahimahullah pé gbogbo ma nabi Adam ni Asad mọ́ wà láàrin allabibu yukhfihi wọ̀sẹ̀fíhù yòzìhìhù èyí tó bá jó ńlá káyì ni ò ní jẹ́ kí ásàdì ẹ̀ hàn bóyọ̀ sí ń jí ó hàn yọ́ mọ̀ pa yọ́ mọ̀ pa ó lè padà àti ẹ̀rí pátá yẹ́yẹ́ dé wípé kódà ẹmọ̀ èyàn ó pàdé wípé ó ní sílẹ̀ ní ìfẹ́fẹ́lẹ́ nìkan sórí rẹ̀ ẹ̀ẹ́ like kò ní jẹ́ kẹ́kẹ́ sí ẹmọ nínú tí èyẹ kí ẹni ásàdì náà lọ lóòtẹ̀ kalẹ̀ ó ní pé kíyàn serious ṣe rẹ́lòmíì kò serious sí kéwú ẹjọ wà ní kíláàsì báyìí kéwú ní ọ mójútó ẹni tẹ́jọ wà ní kíláàsì ó kàdà wà lọ fáà nínú mà ó wà ń bínú rẹ̀ àni ó lọ yọ ilẹ̀ hàmù lónìí ẹ̀yẹ́ ni alẹ́rí alámọ̀bìnú kálámà ló lọ lò ilẹ̀ hàmù ló ṣe ṣe ó lọ́mà ní time tó yẹ kí yẹn ṣe nǹkan lójú ọjọ́ tó bá tètè ṣe àwọn tó bá ń ṣe ó mọ̀ bínú wọn wọ́n yẹ báyà rí eléyìí ó ṣiṣẹ́ ó ra mọ́tò ó lọ fáà ó ń ṣe kí nìkan bọ̀ tí yóò bá ṣe èyàn súnmọ́ hasard ju ẹni fìnà nínú ẹni pé kí ẹ mọ́ ní tẹ́lọ́rùn sórí kò sí mo ṣe lè wọ́ọ̀sì tó ní láìfẹ́ tó bá wo láìfẹ́ rẹ̀ ó rí pé ọlọ́run ṣàánú wọn náà wallahi ọlọ́run ṣàánú rẹ̀ tó bá wo láìfẹ́ o ọlọ́run fún ọláwọ̀ kan tó ṣe pé kò fún ẹni tó ń ṣe hasard yìí rí òkè òun nìkan bẹ́ ó nìkan báyìí wèmínà ní ìkàbẹ̀ mìíràn ní ìkàbẹ̀ yìí náà ohun ò sí ní èmi sì ní bí kí ní ó sì máa wọnú ara wọn nìyẹn kò sẹ́nìkan tí ó ní gbogbo nǹkan lóní láyé gbogbo ọ̀nà mú fi dájú ọlọ ni irọ́ ni Muhammad sallallahu alaihi wasallam tẹ́ fi gbogbo nǹkan dájú everybody Islam bá tún lọ́sọ̀ pé ilé ilé àmọ́ láàrin ara wa pé mo dá lójú pé gbogbo ọ̀nà mú fi jù àbí wáhì ló so kí ní ẹ àfikẹ́yàn bàjẹ́ kó nínú ẹ̀mí ara yìí inú tọ́fì tí ó fi jẹ́ kó rí bàjẹ́ àti kíwó bó ṣe burú tó wo tọ́lọ̀ ti dákọ̀ hasad níbi tẹ́ ti dákọ̀ àwọn onídán nítorí hasad ma ń ṣiṣẹ́ onídán tí èyàn tó bá ní àínú ẹ̀rẹ́ ti àdíta àlàáínú hakun tẹni bá wóyàn jù ní wòkúwò lè ṣubú ah, wọ́n bí oníkan ló wọ́n sọ́mà bí ló ń fáyìn yóò sì wùyàn báyìí ẹni ilé ṣubú kódà ẹni tó bá ní àìlẹ̀ ó lè fi affect rẹ̀ bẹ́ẹ̀ni Sheikh Abdul Hakim Dahas wọ́n sàlàyé kí ní ìgbà tó sàlàyé ṣúrọ̀ yìí pé ẹni ah, ah. ní ọmọ beauty beauty beauty fine fine fine fine ó possible kò ti wà rẹ̀ ní mìíràn dáadáa kó ti affect rẹ̀ ibi tí àìnù tó ní agbára dé ó dẹ̀ tàà lákọ̀ ma hasad náà ló fi jẹ́ pé tẹ́yìn bá rí tó dáa kí ló sọ bárakallahu mẹ́jẹ̀kún wọn ti táìpù bárakallahu fi dákùn so ní alhassid anil mahsud hasidu lẹni tó fẹ́

táwọn èèyàn sọ sọ kúsọ these days when eh God when God why God how àwọn sùálù òpònú tí ìwọ̀n mọ́ bí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ilé tí ń sọ wẹ́ni kò ní sẹ́wọ̀ tiktok ló wà títí ń wé sílé ayé rẹ̀ kò ní kẹ̀kẹ́ tí ń ṣe tó fẹ́ fi wúlò fún Nàìjíríà o yẹ báyìí àbí so wallahul musta'an ló fi jẹ́ pé àwọn ẹgbẹ́ mi ti ń ṣe kinní kan gbogbo àwọn ìjọmọ́ kan fún àgbà àwọn ẹgbẹ́ mi ti ń kọ́lé èmi náà kọ́lé o àdúwà hasadi ní o ọgbọ́míyé àdúwà hasadi ní o àwọn ẹgbẹ́ rẹ ti ń kọ́lé tí wọ́n wà ní kọ́lé ni ìwà ń ṣe orú ẹgbẹ́ ṣẹ́mẹ̀ pé ọ̀rọ̀ tán sọ yìí ó ti mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ kún mi oríire mathalan ibi gba àwọn project ńláńlára yìí pé à ah, project ẹlòmí o mọ̀ pé èyàn ah, láàrín project millions mathalan wọ́n ni Abu Rifat mo fẹ́ àwọn iṣẹ́ kan wà ó ẹ bàbá mi ṣiṣẹ́ ní ibi gba project kan ẹ bàbá mi ṣiṣẹ́ àkíní olóòjẹ́ ṣiṣẹ́ ewé ẹgbẹ́ <laughs> ṣe mọ́ fẹ́ ṣẹ́wú ẹgbẹ́ ni ọ padà ṣẹ́wú ọmọ inú rẹ̀ yóò ṣẹ́wú ẹbí ah, nutrients nítorí wọ́n fẹ́ ṣe ẹwú junior mini school junior mini now ah ẹ kíni kò possible afá wallahi lómi bí ó ṣe tilẹ̀kùn oríire mọ́ àrùsùgbọ́n náà òun ní ọmọ lọ sórí Facebook pé God why why ní kíni nígbà eléyìí when bàtà gbélé fún ọkọ́ why tí wọ́n ló fi gbà ilé why wọ́n gẹ́lẹ́ káà lè pé you why ní tí wọ́n fi ń bèèrè fún jíṣẹ́ lọ́dọ̀ lọ́ba subhanahu so àdúrà táwọn òbí máa ń ṣe ń gbà mìíràn pàwọn ń ṣe àdúrà hasadi fáwọn ọmọ ni ò ní kó bá tàfẹ́ gbẹ́ o ẹgbẹ́ ò ní kí ní tẹ̀ fi ẹgbẹ́ ẹgbẹ́ kí ní túmọ̀ rẹ̀ ẹ̀dàkùn kí ní kẹ̀ mọ́ ń dùn mẹ́bàá àwọn pẹ́lẹ̀ tí ó sì mọ̀ sàdúrà pé ìwọ ló jẹ́ president ṣe ẹgbẹ́ aláà jẹ́ president nítorí ọlọ́run kí ni mọ́ ń bínú ká ṣe gbogbo wa aláà jẹ́ president mọ́mọ́ta àwọn bíbá yìí tálò bí ò ti sàgbà kò jẹ́ president fún gbogbo ìwé ti wọ́n president mélòó náà jẹ́ Nàìjíríà ṣe bẹ́yọ̀ kan náà yìí ìjẹ́ president ìwọ náà jẹ́ àrámọ̀ pín jẹ́ ìlú jẹ́ láàárọ̀ ìjẹ́ àgàdàmọ́ jẹ́ ní 1 o'clock to 1:30 ìwọ náà jẹ́ síbẹ̀ if you want be a doctor stand up i want be a doctor conductor means anything dókítà náà bẹ̀ẹ̀bẹ̀ náà kí ni àwọn yòókù ṣe pos méjì ni ìwọ tó fẹ́ ṣẹ́gun ẹgbẹ́ ó padà ṣẹ́gun tó jẹgbẹ́ lọ òun ṣẹ́gun gbogbo nùlú kí ni reason wá kí ló padà ránṣẹ́ kẹ̀kẹ́ náà pẹ̀pù ìmé wà wọnú kẹ̀kẹ́ náà pẹ̀pù wọ́n á jókòó bí ọba ní wà sanwó fún wọn ó ṣẹ́rù mi máa ó ṣẹ́rù so àdúrà yẹn kò kọ̀rẹ́ẹ̀tì ẹ́ àdúrà kìní kan ìgbogbo tó bá wà wọ́n ló mọ̀ jọ lórí bẹ̀ wọ́n ló mọ̀ so gbẹ́ jẹ́ sàdúrà fẹ́lẹ̀ wọ́n ti fẹ́lẹ̀ iná sáàfẹ́ sí àjọ kàpọ̀ ní mo mọ́ rẹ́tí orin kan we are the leaders of tomorrow ẹ̀kẹ́rẹ́ ẹdún àwọn leaders ta náà kan sí wà ń bẹ̀dẹ̀ ní of tomorrow kọ́ owó mọ́tara rẹ̀ sì máa fẹ́ gbogbo so almuhim o ni pé àwọn kíníyàn tẹ́rí bí ẹ̀ṣẹ́rí ló jẹ́ pé kíníyàn ẹkùn lọ́wọ́ aláwùjọ wa ó lágbára débi pé ó lè fáwọn èèyàn àti rí fọ́dú àwọn ẹlòmí ó lè fẹ́lòmí àti rí fọ́dú pé àfáà ní fọ́dú jùmí lọ ó lè gẹ́ wallahi tí ma ṣe kí tọ́lọ̀ bá sánú ẹkọ́ ríbi tẹ́nà rẹ̀ sáàpẹ́ nínú tó sọ àwọn èèyàn jù láyé òní kíní ẹ̀ káwọn fẹ́ gba fọ́dú èèyàn kí mo fẹ́ gbà kí á ah, àfáà ní fọ́dú jùmí lọ because tẹ́jú ẹ̀tọ́ fún láti ilẹ̀ ní pé kíni ẹgbẹ́ ni wa kò lè jùmí lọ yóò wà glẹ́gbẹ̀ ní ti jùmí lọ yóò súnmọ́ lagidi again so èyí tí ó bá rí bí control mind rẹ̀ tí ó rí bí fi súnnà tó lálàáfíà àti gbó inú ọkàn rẹ̀ dáadáa ó súnmọ́ kó bá kìní yẹn so yìí máa yàrí so wọ́n ni um, fàtíjà ìlàlìsì àádàtì billah min shavrihi wa ibitoli kaidihi wa yadkhulu fil hasid al'ain ẹ̀rìbọn ó wá ní bùkátà sí kò mọ́ bí ọlọ́run ète àwọn nítorí bó bá ṣe ń sórí rẹ̀ àwọn ní asádùn bẹ̀ tán mọ̀ sí asádùn rẹ̀ o ní láti máa bí ọlọ́run ọlọ́run dákù sàádùn mi o wọ́n ni ó kó sínú hásìdù náà kọ́ o aláàyìn ẹni tó lójú bí ojúgbú e lè annahu la tasduru wọ̀lọ́ òlé ẹnìkan tí ó ní hasad group ọ̀dá tó wá fẹ́ mọ̀ tán pè ní hasad lọ́wọ́ abúṣubuhat abúṣubuhat walkezibat wadolalat eh waliftirat tó wá fẹ́ mọ̀ picture hasad lọ́gbọ́ àfáyì ní sí ń sí hasadu ẹni kankan wọ́n ti bẹ̀rẹ̀ hasadu láti pé èmi ń sí hasadu ẹni kankan àfáàjẹsẹ̀ bẹ̀rẹ̀ asad nítorí ẹgbẹ̀gbọ́ ẹ̀yẹ́sẹ̀ ní kẹ́yẹ́ sí asad nìkan mọ́ gbọ́rọ̀ yóò ebi ẹsẹ̀ asad nìkan kan mọ́ owó tí ó tẹ̀lé o ẹ̀rọ ló mọ́ kọ̀ọ̀kan sórí social media ẹ̀yẹ́ ìnìkanlẹ̀ àmọ̀ kankọ́ ẹ̀rọ ló mọ́ kọ̀ọ̀kan èyí àbúmọ́ sílẹ̀ yẹn ẹ̀yà kò bí o ní bẹ́ẹ̀ni tèmi náà bá mú pẹ́ mi pẹ́ tí ò ní ń kì pẹ́ tó ti kan tí ó tó ti ṣẹ́ lẹ́nu tí má mú pẹ́ mi má gbé ìnìkan lẹ́yìnkan ẹlùmọ̀ wá fẹ́mù ẹlùmọ̀ wá fẹ́mù lórí Facebook ẹ́ ẹbí ò bá yí wá fẹ́mù náà kí ní kẹgìrì ká ìgbà o wallahi hasad tó nípa kódà láìfìgbà táfà bá ń bájá wọ́n kí ló fásà náà àfá ọ̀lẹ́ àwọn àti kéjì wọn àfádàwò ọ̀lẹ́ ló fásà jù wọn mọ́rùn bí àwọn àti ọmọ òkè odò kí náà ń pè ọmọ ọmọ mídíà yìí yẹ́ ìkẹtọ́ yìí ọmọ mídíà yìí mọ́rùn bí àwọn ní ìjẹ̀sìn bá jáwó àfóò ìtò gbẹ́yìn wọ́n rùgbọ́n bìlì kó lọ fáà nínú kéwú ju àwọn lọ àfúwà délé kí ó tẹ́ẹ̀kẹ́ ìsàlẹ̀ ìdọ̀là láti ẹ̀fún yà ẹmẹ̀rí pé wọn àbú ọ̀díjọ́ wọn mú láwọn ha nǹkan àbí igi ni kí láá ìdọ̀kọ́kẹ́ ọkà á sí yàrù ìwò sí ọdún sí á sí yàrù ọlọ́hátẹ̀ ọlọ́hátẹ̀nù sí yàrù ṣe yìí wọ́n ní kíní ìwọ náà bá hátẹ̀nù sí yàrù náà ó yẹ kọ́ háìtẹ̀nù sí yàrù tó náà hàn kó ti hátẹ̀ kiri pẹ̀lú <laughs> ọ a ah, tẹ̀kìrìbù tẹ̀kìrìbù mẹ́rin tó bá rí a orí báyà ní ìrànmọ̀ kó wọn gbá àgbẹ́rẹ́ ọ̀rá nǹkan àwọn náà a mọ́ra orí o wọ́n yẹ́ fàmọ́sọ kódà gbogbo àwọn orí gbogbo ìlàwọ́n náà mọ́ra <laughs> àfọ́wà tún pẹ̀ gẹ́gẹ́ because ìgbà yẹn kí láfi ṣe fáàrí ẹ̀ pọ́mọ̀ òkè òjò o mọ́ fi ilmul hadith ṣe fáàrí tí ẹ̀ di kí ẹ máa ṣe kọ́ lọ́yìn lọ́rin kó máa ṣe fáàrí pé ọkọ̀ wí kan bẹ kọ̀tádà sẹ́mọ́ sẹ́mọ́ kọ̀tádà tẹ́ ń wó ohun yóò wà bẹ̀rẹ̀ fáàrí kọ̀tádà gí ni tó èyàn tó bá bẹ̀rẹ̀ ilmul hadith tẹ bá bẹ̀rẹ̀ fún akéw in tó rínú tẹ̀kìrìbù ní tí èyàn tí ò lọ́fà tí ó jìnà púpọ̀ rẹ̀ kíní káyáṣe kíní yóò wà bẹ̀rẹ̀ yóò wà fẹ́ fẹ́ fẹ́ fẹ́ lójú pé ah kí ní ẹ̀yìn nìkan ah ilmul hadith ni tó kíní ẹ̀ náà ó mọ̀ ń wọ́ra ó lè pé ah àwọn náà fẹ́ ṣe kíní ẹ̀ ó tà ó jẹ́ àwọn èèyàn there was that pé mo ń rẹ́ tí bẹ̀rẹ̀ mo ẹ̀ṣẹ̀ wà ní ọ̀rẹ́ level mo á gbogbo àwọn àbúrá náà sí wọ́n pa kébì tó wọ́n sí ilé-ìlú tẹ̀kọ́ àbúkọ̀ ìjọ ọ̀gbádùn pé oníbi dí àlọ́mà yìí ẹni ànà ní kódà kò ń sọ́nsọ́ náà eléyìí kí náà ń pè àwọn afghanistan ń kọ́ wà lè kí ó ní wọ́n náà lọ́bí tó kún à smt lẹ́tíṣẹ́ ọmọ ìyá náà ẹwọ́n sọ́wọ́ ṣìrí wọ́n lọ sí ẹsẹ̀ òtì yẹn àbú ẹwọ́ àwọ̀ ìyálà yáyọ̀wò ẹmọ tó wá fọ́nì ní ìdàtúnmá débẹ̀ ẹmọ tó bá tó sọ lọ́wọ́ ni àwọn ohun dákọ̀ àwọn àfá rẹ̀ tó ń ké lọ́dọ̀ wọn Sheikh Najmuddin mo kábọ́lọ́ ẹ̀ pé yẹ́ ó ti bá yí àwọn èèyàn jẹ́ dánù súnfí lọ́pẹ̀ ní onísún lórí pẹ̀láfà rẹ̀ súfí ẹ̀yìn àti abúlẹ́jàbátá bídíà bídíà ló ń pè ní oun súnà bídíà mustaqilla àtúntẹ́mṣì alára àrùn oun lè yí mú wọ́tẹ̀ so but in tó ṣe nígbà pé ikhlasu dà fi muharabati hadha rajul lóyé mọ́ gọ́ra rẹ̀ pé ẹnìkan já ń bídíà lógún sí ń já lógún torí ọlọ́run ni àbónà fẹ́ gbé ọ̀rẹ̀ kí ló tó pípàtí a fẹ́ ṣe rọ́dù fáìlì yìí àwọn tí mọ́ mẹ́ṣẹ́n òun làwọn ọ̀rọ̀ bí ibi táwọn ẹmọ́ fi ń gbé wọn ga ẹ̀yìn kìní kan ọ̀rọ̀ ìbí òníkan ló ní múlẹ̀ hadith a náà ní máa hadith a máa ń kọ́ hadith fa èmi oní afáni afáni tàbájọ ń tírágbà ẹ̀ àṣí <laughs> kòjú mẹ́lẹ̀ rẹ̀ ní mọ́tún nípa wà lẹ́tọ̀ bá sí ọ̀sí mọ́ kí tọ́ ọ̀há tán láàrin ọ̀sẹ̀ kan tó bá jòkó ti kẹwọ́n mú fẹ́ ha gbogbo ọ̀sẹ̀ yìí ti kàmí ọ̀há tán tí mẹ́lẹ̀ bá sáp ọ̀há tán láàrin ọjọ́ mẹ́ta mú kí tọ́ tó wípé ìtìsọ́rù ìtìrọ́ sọmárì sọmárì ní ọgbọ́mí oh, sọmárì tíra kan ni tíra yìí náà jẹ́ sọmárì tíra mi ọmọlá fà ẹ́ mú kí náà ìwà ká mọ́tíká àfọ́lótúká mọ́tíká àfọ́lótúká ṣe ni ìzánù lè ti dáàdì lẹ́nkà ni àbí mùsọ́nà fún ìbìnà àbí ṣe ibá àwọn àfáà gidi wọ́n kàtírà tó lọ fà tó ṣe kíní tíra mú kírọ̀ tíra àwọn mọ̀bìtẹ̀dì únà ni tí ṣe kà bláì Bukhari bá ń ka tíra musalal hadith tafẹ́ bẹ́ẹ̀sì mọ̀kọ́ musalal hadith wọ́n tó bá ti ka bí kù ní yàtàn bàbá mọ́ pé straight over sí mú kírọ̀ bàbá sí mọ́ntọ̀ tí wọ́n bí kù ní yá mú kírọ̀ nukhbatul fikar nuzhatun nazar bàtà fi parí mẹ́rẹ̀ rí wọn ó ti lè máa najú wo àwọn míì bí àwọn ìtìrọ̀ bí àwọn irshadu tullabil haqa'iq bí àwọn Eh, minhal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kútùbùl eh, mustalah ó lè gbà tó bá fi parí àwọn yíò ó ti lè mọ́ owó tàwọn khatib ah, al-kifaya ó padà lè mọ́ owó tàwọn àfọwọ́mọ̀ so o níjọ́ kan àfáà dédé kéw àfáà ní hmm, àwọn sisters 15 ló kókùn ní kí ọ̀wọ̀n ajé àmì ebi òṣìṣẹ́bẹ̀ fún o mú kí ẹ̀ẹ̀bẹ́ ní ìjà torí ọlọ́run sẹ́ òun ọlọ́run ò sí fi alùbáríkà sáwọn tí wọ́n ń ṣe báríkà dàbí dáwà wọn àìyàn dáwà tó ha ò dáwà tí ó jòkó lórí bayanul haqqi lil khalq dáwà tó jòkó lórí pé kásàmọ́ akàfẹ́ gbajú láwùjọ afẹ́ lọ sókè afọ́mọ̀ sọ fún aléké pé ẹmọ́ dẹkọ ẹmọ́ sí rọ́dù ẹmọ́ dẹkọ àwọn kìíní òkìíní àwọn yìí ní wọ́lé kí wọ́n mẹ́ in bí tó ẹkẹ́ ti ṣàlàyé òdodo fáwọn èèyàn wọ́n di ni wallahi táwọn fàyẹ̀ kìí sí pàfún wà sí tẹ́gbẹ̀ lórí manhajj bá tọ́wà gbọ́n kayé láyé ní gbogbo ti gbọ́ manhajj àfóhó sí olórí tẹ̀mí èrè tọ́ di ọbẹ̀ ẹyọ tó ní gbárùlẹ̀ ayé rẹ̀ so hasad in ti ma ń sọ́yàn dá o ma ń sọ́yàn di ìdàkudà kò dẹ̀ kí ń ṣẹlẹ̀ àyàfi lára ẹ̀mí tó ṣe kó ti dúdú tó ti dọ̀tí àwọn olùfẹ́ rí tó dá فهذه السورة تضمنت الاستعادة من جميع أنواع الشرور عموما وخصوصا آية يواني gbogbo aburú kí ìwà ìsọ́kò ní gbogbo aburú ló ti kó sínú aburú gbogbogbò ní àti àwọn aburú ìdá àdáṣàlẹ̀ sanam wọ́n ودلت هذا على أن السحر له حقيقة يخشى من ضرره wa yusta'adhu billahi minhu wa min ahli ilé ìtọ́ra lórí pé sí yóò oyin tó rí lẹ́nu ewu ìdẹ́mbẹ̀ lóòtọ́ wu mọ́dàbí àwọn Mu'tazila wu àbántàn pẹ̀rọ ní àkìlàníyùn tí wọ́n ní kò sí ìtàn pè nídán ìdẹ́mbẹ̀ ṣe túnmẹ̀

kò lè rẹ̀ mí rárá ma sámi bú kò sí tí ó ṣẹlẹ̀ àfi tó bá yá ti di choosing lẹ́yàn kò ìmọ̀wó láti di choosing a macheted need a macheted need a macheted wọ́n wá jẹ́ kínú tán machete wọ́n tí ó rẹ̀ mí the AK-47 they take it they, they continue shooting me it did not enter kíníkà kíníkà kódà kò need èmi ò need AK-47 baby

ẹni tó bá ti gba Jésù Kristi bẹ́ẹ̀bẹ̀ẹ́ sàmọ́ sọ̀rọ̀ dẹ̀rẹ̀ báyìí wípé wọ́n ma mú ejò ejò ní sanwọ́n kálọ̀nugbó wọ́n ni wọ́n ma mú májèlé kò sí ní ìrìn wọn ẹba gbé kí lẹ́mọ́ gbogbo rẹ̀ sniper pastor gba da sniper mọ̀ live sniper mọ̀ yẹn pa yóò pàún papọ̀ padà fi ìmáyìn àbí tọ́ nókọ̀ kan tó fẹ́ sọ kí tó lọ ní pé nókọ̀ ní pé these days because mo ń deliberately mo ń follow àwọn kíníkọ̀ kan ìyẹn lórí social media reason dẹ̀ ni pé kí ẹ fi ma àwọn nǹkan kọ̀ọ̀kan ogun bẹ̀wò àwọn kìfì rí já ìsìn Islam lógun tààrà mọ́ wá surprise pé yóò kàn rí pé àwọn èèyàn kàn fi Islam lẹ́ tí yóò bá tètè sí ebí súnmọ́ sí tètè gbalẹ̀ táwọn yóò gbọ́ ẹ̀sìn wọ́n yé gangan wallahi àwọn cheap cheap point na fi gbáyàn kó ní us Islam ó lọ́mọ̀ òsì kakínà máa ń pè yí náà ẹ̀yìn àfá kan ń pè wọlé jẹ́ ìlú lẹ́ni yìí náà inlọ́dún inú jẹ́ ìlú lọ́tọ̀ ń pàwẹ̀ ní ìwọlé wọ́n kàn mọ́ fi ọ́sí àwọn ìrọ́nà ni kílótẹ̀ lọ ń bá olórí kọ̀nẹ̀wàtí wọn kílótẹ̀ lọ ń jọ ìyàwó kọ́ọ̀sì wọn kílótẹ̀ lọ ń ah! ìyẹn bá jọ ìkọlù wá ní àdìsì kan wà kíní kan ìgbólówà kò mọ́ sọ Bukhari pé sódà ní Bukhari kíní kan chapter kílówà àfẹ́yẹ̀wá ní chapter 13 bó ṣe ní yéé yéé gbogbo bá bẹ̀rẹ̀ wọ́n bá mú ní point sọ́yí Bukhari chapter 9 ló dé ìwúrẹ́ ìwúrẹ́ lílé yìí ni ṣe bí tọ́bà ní ọwọ́ ní sọ́yí Bukhari tó ní ìwọ́n gbẹ̀lẹ̀ ọ̀kan bí volume ní ìsinmi yìí mọ̀jú bàtàwà yìí volume mẹ́rin ẹ́ ṣe volume ọ̀kan tó wà láyé ni ṣe kò sáà volume 50 ẹwù gama 90 volumes ń bẹ 80 volumes ń bẹ person point ní pé yéé wà lọ́kọ́ oní ṣọ́ìbù wà kò jáde wà tó sọ ìsẹ́jì láyé ìwọ́nká afẹ́ mọ́ sọ̀rọ̀ afẹ́ ẹ̀ṣẹ́ tó dùn mí afẹ́ ẹ̀ṣẹ́ tó dùn mí what is this volume 1 obìkalẹ̀ ah ewu rẹ̀ lélẹ́yìí ni what is this volume 2 ẹwọ́ ẹ̀yìn ẹ̀tẹ́ ẹ̀ ti rí abúrú Islam ṣẹ́ ti rí ṣẹ́tí ẹmú ah! tó fún yìí ní ṣẹ́fẹ́ kí ní ọjà rẹ̀ ní ẹmú tí a ah! common sense ok èmi wà kó tọ́bà àtèmi wá tó jẹ́ 18 volumes Bukhari nẹ̀dẹ̀ ní ọ̀dẹ̀ wá ní tí ìrà tó kó wáyé ní tó sọ́jú ní pé fásitì bá rí ní o now because only oníṣọ́ Bukhari ni Okay. ẹmà gbé Bukhari wá sọ́yí bukhari dá ó wà ń bí ẹfílẹ̀ volume ẹyọ kan ní yìí sọ́yí bukhari ó dá volume ẹyọ kan tèmi kí ní tàtí ṣe bí náà ní ti ẹ ó dá wà ní tèmi wà ní tèmi kí ní ó rákí lọ fẹ́ sí símẹ́ ẹwọ àwọn chip chip kí ní wípé volume kí ní kan ní kí ní kan ẹwà wo kí ní kan gbogbo wọn kọ́mẹ́ntì nípa ẹwọ ẹwọ islam náà abu tó bá bẹ̀rẹ̀ sí mọ́ yalu anẹ́gbà muhammad christian àwọn aláṣìṣe káwọn dìdìrẹ̀ kánú àwọn tán pẹ̀lú àwọn mùsùlùmí ó àwọn sọfá àkáwà dákẹ́ ṣe pọ́sìbù kí ẹmọ̀ rákí ní kí ẹ̀dákẹ́ ni abú wallahi ó jí láàrọ̀ ọjọ́ kan báyìí ó kàn rí pé àwọn èèyàn wọ́n ti di Christian wọ́n ti di aláṣìṣe ẹwì ẹwà kéhù jẹ kíníkà kéhù ṣe kíníkà tó máa ń gbèrò yóò mọ̀ rẹ̀ gbé ìdíkà nǹkan àsálẹ̀ wá àsàrò bàbá wá yínìkà tí ń dìfẹ́ ìdíwọ̀n ilẹ̀ bọ̀tàrà nífà Islam ẹ̀sìn tó wà nílé ti ní ẹ̀sìn tó wà kíníkà ní wọ́n ní kíníkà wọ́n ní kàbá wọn jà wọ́n ní kàbá ṣe kíníkà ah. débi pé kíní ẹ̀ ti wá di fáúdọ́ fáúdọ́ kódà sẹ́rí ẹmọ tó àṣẹ̀lú ẹni pé ẹlòmí tí Islam múlẹ̀ yóò di atheist ṣe ń kọ̀pílù sẹ́lùmù pàdà kọ̀pílù àbí ẹ̀sìn gan ní dáwà lálẹ́ láyé tẹ́lùmù pàdà kọ̀pílù tó bá ti confuse tẹ́yẹnyẹ tó bá yẹ tó bá lè lákínú mẹ́lẹ̀ pé ẹ̀sìn ní wàhálà wà gẹ́lá mo ti gbọ́ dáadáa ní o dáadáa pé ẹ̀sìn gan ní wàhálà wà tàwà láyé jàre bóòlẹ̀ sí ti jẹ́ wàhálà ìwọ́dó tí lọ confuse náà ẹ̀sìn ẹ̀mọ̀ tí ò bá ti mọ́ tí ó se mọ́ kí ní ẹgẹ́ ní wàhálà gẹ́gẹ́ nígbàtà ní kó kéwú tàbí kó nímọ̀ nípa ẹ̀sẹ̀ rẹ̀ ṣe bóòn sákìí kọ́ nípa ẹ̀sìn rẹ dáadáa mọ̀ nípa ẹ̀sìn Islam ìrújú ń bẹ́ ń ta kí ní ẹ̀dẹ́ lágbára sí lójoojúmọ́ ni ó ní agbá tó ń wọ́sì sí ó ti ń dé level threat level pé a lù í ní láàrín mílò ò ah, ní ẹ ṣàlàyé ànù àwọn ènìyàn ẹ ṣàlàyé gbẹ́sẹ̀ jẹ́ ni ànù ẹ máa lò fàájọ́ pé ẹlọ́dàbẹ̀wú alùwọ́n ni a ṣe kíní kan lù kíní fún kíní nítorí kíní fi wọ́n lẹ̀ ẹ máa ṣàlàyé inhirafati wọn la àwọn mùsùlùmí ẹ máa là wọ́n lọ́yẹ̀ ni lórí pé àlàyé online wípé eléyìí anù ní eléyìí òfò ní eléyìí àgbákàn ní eléyìí orígbú ní eléyìí gangan lọ́nà dìdìrìn kan náà tún sọ mọ́tí fídíò ilé ni tàbí sọ pé mùsùlùmí nìkan ní wà jẹ́nà dèplé ọmọ tẹ́ra rẹ̀ mùsùlùmí nìkan ní wà jẹ́nà ẹlẹ́bọ̀ mí wà ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ju ju mùsùlùmí lọ kí nìdí ìdí ni pé òun gẹ́gẹ́ ló ń ṣe islam tọ́lọ̀ ń fẹ́ ó ní kí nìdí ìtorí pé àlàáfíà nígbà tó ṣe pẹ́lẹ́bọ̀ ẹ̀ ló maintain àláfíà òun gẹ́gẹ́ ní mùsùlùmí in tó pọ̀ gírídì nù ṣebíkanú wọn náà sọ ó ní kèfèrí kọ́ lẹ́ntí sí ẹ̀lómí ní ẹ̀yàn lọ́wọ́ kèfèrí kọ́ kèfèrí lẹ́ni tó rí orí lẹ́lọ́mọ làkejì ẹ̀ tí ń bínú kì ní ẹwà pọ̀ gan bẹ́ẹ̀ so ayítàwà yìí ó tẹ̀ tó àwọn tó bá mọ́ ń pé Facebook wọ́wọ́wọ́ hey hey ó di kèfèrí o ó di atheist dànùdànù tó ní lẹ́sìn mọ́ nítorí àwọn míì ìsìnṣà òbìdín àwọn míì ìlálàsẹ́ tó tó bá lálàsẹ́ ànábì báyìí wọ́n lẹ́wọ̀ ní lewó kí ni ma ó sáadà lókún mẹ́ pé à fẹ́ni ànábì kí ní kan wọ́n lóòrùn kan olórí ibú làwọn ẹlẹ́bọ̀ yìí ó ní ọ̀rọ̀ kan tí ń sọ ẹ ànábì lọ jí kiri kan ẹmọ tí ń sọ ni ilé ìlú láfìrí ilé ìlú òun ni ilé yìí ní sọ ilé sọ tán láwọn ẹgbẹ́ òun ní o òun ní Muhammadu lọ jí kìíní yìí ó lọ ṣe kìíní kan ó lọ ṣe kìíní kan ó lọ kíf kíf hádìí ọmọ so àfikáwọn yẹn gbẹ́sí wọ́n yé àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n tẹ̀lẹ́bọ̀ mímọ̀ kan di kírísítẹ́nì kan di kiri yóò àbíkan di abọ́gibọ̀pẹ̀ àbí kan di atheist kan mọ́ ní ẹ̀sì kankan mọ́ so ó gbọ́ kí ẹ̀mọ̀ ṣàlàyé kí ní láwùjọ máa ṣàlàyé àkídàtún sọ̀híhà àwọn tó dẹ̀ jámọ̀ tó jódòdó ẹjẹ́ kẹ́yìn náà fọn káàkiri àwùjọ kó dòdó wà kó wà accessible sáwọn yìí sàbí Allah subhanahu wa ta'ala kó ṣe rọ́fẹ́ ní kọ̀kọ́ wa hada wa sallallahu sallam muhammadin wa ala alihi wa ashabi